àlékún ìkírà ti bẹ̀rẹ̀ fà nẹ́bí wàsánlọ́wọ́sánlọ́wọ́sánlọ́m ẹn tó bá dédà rán láti jẹ́ kẹfún gbogbo wa alọ́bàn sàlékún kí ànìyàn wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará lé ànìyàn pẹ̀lú àwọn tó tẹ̀ pẹ̀lú ànìyàn sọ́lọ́wọ́ jama'a mo ń fi àsìkò àmì tí ìbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gbẹ̀ òṣèlú mẹ́tì ìbẹ̀rẹ̀ àmì takullah

yékéyéké tí ó sì dàrú lára istiqra wa mastambata wa min ilmi min nata'ij al-afkar nígbàtá onímà wọ́n ká nípa tọ́lọ̀ ọba dẹ́dà ìran nàbí wọ́n ká nípa bánàbí ṣe sàlàyé wọ́n wá rí pé asọ́ọ̀mù yẹlìzámù lìkúnlì mùsùlùmí mùkálàfin áàkìlín mọ̀tíkì Allah subhanahu wa ta'ala ó ṣe gbígbà àwẹ̀ lọ́rọ̀yà fún gbogbo ọmọdé pé ìsìláàmù ń bẹ lára rẹ̀ mùsùlùmí ẹjẹ́ agbọ̀yẹ̀ ìwẹ̀ mẹ́jẹ́ àsìgbọ̀wò mùsùlùmí tí ṣàhádà méjèèjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀kan sẹ́yẹ̀ ọba kọ̀dá nǹkan pọ̀ mọ́ kìí àbáláwo ń gba Ramadan ọ ń gbà kò sí ládá ń bẹ̀ ṣùgbọ́n tó wá burú jù oníkẹ́wọ̀ máa wá dákùnjẹ pẹ̀lú ẹ̀ bó ṣe wà láì ìmáàmù kan sọ tí ó ń sọ lé o wà láì mẹ́bá wá gba Ramadan sí ọwá àkọọ́lẹ̀ ṣẹ̀rí gbogbo àwọn wá sí jẹ́ ìṣẹ́ ọ̀dọ̀ rẹ̀ tí àìmọ̀kẹ́lójú ọmọ ìjọ wá lójú ṣe bí n tọ́lọ ń bá gbà ìlórí rẹwọ̀. ẹn tí è sí àwọn tẹ́ ń dá ọkọ̀ yìí àwọn èèyàn ń fẹ́ bí ipa nítorí owó tí ma ti wọ́fíìsì mo ti sọ fún tẹ́ẹ̀ bá ti gbé ń gbọ́n tí bá wà nínú tí bá lọ olùjáde máa lè jẹun eléyìn kò sí tẹ̀yẹ mẹ́ ẹn tí ó bọ́rẹ̀ fọba dẹ́dà tó bọ́ wọ́n jẹ́ kàrà wọ́ta ìdọ́nkọ̀ ìbẹ́sílásì náà ni tọ́rù sáwó o náà tàfẹ́ kìrìsìtẹ́rì ti bá ní gáwẹ̀ o àdọ́nkọ̀ ìbẹ́sílásì ń bí ìṣẹ́ ẹkú ní nǹkan mí tó ń pè lẹ́yìn ọ̀pàdẹ́dà ọ̀ tàfẹ́ kìrìsìtẹ́rì ti gáwẹ̀ o a lè fi ọkùn jùlọ ṣùgbọ́n náà mọ̀ káàmà wá àtọ̀ pínpín lórí ọ̀rọ̀ ìrìnsẹ̀rì ọlọ́ni ẹ̀sọ́bọ̀lọ́gbọ́tán wọn ọ̀rá wa lélẹ̀ wọn ṣùgbọ́n ọ̀nà méjì kan bẹ tí ẹ ti dá mùsùlùmí má ọ̀dọ̀ ọba dẹ́dà ọlọ́mà mùsùlùmí kò sí ètàntẹ̀ àti mùsùlùmí fúnra

lẹ́yìn ọ̀wọ̀ wípé wọ́n kẹsọ̀ wípé kí wọ́n bọ́ gbogbo tí wọ́n fẹ́ jẹ́ yìí wọ́n sì jẹ́ ìfẹ́ padà alhamdulillah wọ́n ti padà mọ́sálásí kèése islamu gọ́lọ̀ gẹ́rà nàbí olóyìn o ẹ̀ẹ́sẹ̀ rí ogun tààfà ìsàn náà mò yé yí ni ìlọ́ fà báwà fi gbẹ́nu àwọn àfáwà pé tó bá ti kú ìṣẹ́jú márùn-ún tí a bá ti fẹ́ sí pọ̀ mọ́ lábàkúlá ìlà ìlà ìlà àwọn ọmọbìnrin wọn àfáàkù tí ó tàbí mẹ́sẹ̀ lọ́wọ́ à lọ́wọ́ bàtà tó pọ̀ àti bẹ́yìn àrètìpọ̀ mùsùlámù àtìbọ́bẹ̀ padà rú ọdún àzárì Gbogbo ìtàfà nǹkan náà, wọ́n kàn sọ ti ẹni lẹ́yìn ọ̀wọ́ orí tó wọ́n ní agbégunú nígbàtà rẹ̀ gbọ́n àwọn ọ̀yá, a sì ti gbé gbàrẹ̀ sí ti yapadà àti túbá so tọ́lọ̀n kò ṣùgbọ́n o tọ́lọ̀n mọ́kù múrí ẹ̀wà ní o ìfọ́nbàtà ti ní solúsọ pé tí ẹ bá ti gbẹ́gbọ́nà àrọ̀ ọ̀yà so tọ́lọ̀n bá ti ń jẹ́ kámọ́là láàrẹ̀ àádù gbẹ́gbọ́nà àádù padà fọ́gbọ́lá sí nǹkan o ẹ sọ fún màmá alágbo ẹ sọ fún yẹn lóòrì ẹ sọ fún yẹn lóbi ìsìlámù oníkínà wá sí sọ́wọ́ ọjọ́ kan tí ẹ jẹ́ra àwọn lọ sí ìbẹ̀rẹ̀ kọ́dà àwọn ìwọlé padà wọ́n sí mú tẹ́sùn bá lọ rẹ̀ o èmi ìyá súnmọ́ o kọ́dà àwọn ìwọlé padà ẹrẹ ìtẹ́ ẹgbẹ́ ìtẹ́ ìṣẹ́rẹ́tẹ́ ẹgbẹ́ ilé ìṣẹ́rọlọ́ àtànàbí o ẹrẹ ìṣẹ́gbẹ́rẹ́ lè o àtàgbọ́ ọjà o kọ́dà ọ́tùrí tí ìpòjú yìí torí ọ̀lámílá máa wẹ̀ ẹ ti sọ fún alẹ́ láti jẹ́ ìṣẹ̀mẹ́ta sísìn ẹ̀rọ tó lé ìyàríkọ́dà nílé jẹ́ bọ́ọ̀lù mú sí ń jẹsẹ̀ àrìtàrí bó sì kú omi níṣẹ́ in tó gùn ní mú ọmọ lọ fún un àti wà fáànà tó tún lọ́lọ́n kéèké bó sì wáyé ọmọ baláwo ní àjọ́dàgbàkọ́ ní òun náà sì rẹ̀ gbogbo jí mẹ́

tí nǹkan kan àfifọ́ bá dédà àwọn òní àwàdé a ní láàmà ti kọrin a ti máa ti tó lọ́wọ́ fẹ́ ẹni sọ́lọ̀ wọ́n bá wẹ̀rẹ̀ mùsùlùmí mọ̀kánlá fín wọ́n ti láwọ̀ ẹ̀sìn bọ̀ ó ti bàlágà tó ti bàlágà yìí àwọn kẹ́kọ̀ọ́ wà láàrẹ̀ á pè tó jó àkáyìí

ẹ̀dàpọ̀ ọmọ tí è pé ń gbé bíbá rẹ̀ wọ́n fún ní nǹkan ìṣẹ́ yóò fi dákẹ́ sọ́tọ́mọ̀ ọdún mẹ́rin ló fi jẹ́ àwọn gbónà nǹkan ti ń pò ní ayé ti ń pò sábà ìwà ayé tó kúta gbílọ ìsìn

kí ni wọ́n wá sí àwọn ti tọwọ́ ti fún ìwọ́n títí padà wáyìí ọlọ́njọ́ mọ́jì àdísìkù kọ́ ní oṣù àwọ́mọ́ áàkìlì làkáyọ̀ wà mẹ́ kò ní ìjọmọ kékeré mọ́sí alàbádé musulmi lẹ́ni ìtòótọ́ ọwọ́ àjẹsàárì tán nígbà tó pè kásùbà lọba yàwó rẹ̀ wọ́n sàn regulate ọpọlọ ìpò regulate rárá irú kí la fẹ́ sí báyìí wọ́n fún abẹ́rẹ́ kàkàrà ní òkìsílẹ̀ wọ́n sà fún abẹ́rẹ́ wọn abẹ́rẹ́ sí rí close to be 15 minutes a uh, 15 hours èyí tó tají ọwá díngbà tí a ń pè ìṣáì kí láàwẹ̀ ìkejì ọjọ́ sàrìtẹ̀ náà ni ọlọ sásọ̀bá bó ṣe dákú ní ọlọ́mọ̀wàláwà wọ́n sáàgbé wálé padà ní ọjọ́ sàrìtẹ̀ sí o ní títítítítítí wọ́n sáà rọ́bí lórí fún ọwọ́ lọ́kùnrọ́kùnrọ́ títí tó èdè magribi àwọn èèyàn sí lọ lọba tají kí láwẹ̀ tí ẹ̀nà eléyìí kọ̀yáwèrè ọ̀dàkú ara rẹ̀ ọ̀yá ni ọwà jẹsàrì ọjẹsàrì lọba sùn lọ ah, alhamdulillah àwọn ogun tí a ń ṣe báyìí ọwá jílẹ̀yìn magribi kíndà ìkọ̀ ọ̀kan wọ́n yàtọ̀ síra wọn láì ma ìtumọ̀ ta ní fọ́nà tọ́nà ẹni àkọ́kọ́ tó rí ẹ̀yí o bí ìbìn lẹ́yìn kọ̀ hàr láti ìgbà tí orí ẹ̀ ti yí ó ti orí ẹ̀yí orí ẹ̀ wá pẹ́ padà lẹ́yìn ìṣẹ́ tàn kò ní àwọ̀ nǹkan kò sọ́nà fẹ́ ìgbà náà kò sì ní dáwẹ̀ padà torí ìkíni lè anna òlẹ́sà ahìláyìn sọ̀rọ̀ gbogbo dínú tó sí wọn kìí sẹni tí ọlọ́run ẹ̀yìn àwọn èèyàn báhùn èsù ti ṣiṣẹ́ tó ní agbá lórí ẹlòmí ṣùgbọ́n pẹ̀lú ìṣúrù àti máa ṣàlàyé bàbá ṣéhù ní àbọ́ọ̀dẹ wọ́n jẹ pọ̀pọ̀pù lọ́sàn àwẹ̀ mọ́lọ́n ti gún àláwẹ̀ wọ́n pàrún tí wọ́n wà mọ́sálásí mọ́ àwọn obìnrin ní ọkọ́ sábà rẹ̀ tẹ́lú wọn jẹ́njẹ́ fún wọn bàbá òtí ẹ̀ ti sàrọ̀ ní ìsìn ẹn tó ní ẹkẹ́yìn olùgbìyànjú mẹ́ta ìbéèrè kẹlẹ́kẹ̀ bíyàn bàbọ̀ ní ẹ̀yìn ibẹ̀ ti ya wèrè wọ́n ni tipẹ́tipẹ́ wọ́n ọ̀rọ̀ wèrè lẹ̀ sí mẹ́ ibẹ̀ ní ti yí tí àwọn ìyàwó ní ṣe pọ́pọ́pùlá ayà nẹ́bí ni jàbínú sáàbí jẹ́ jàbínú ọ̀sáwẹ̀ ọ̀rọ̀ kìíyà

ọlọ́run gbé kúrò lọ́rùn rẹ̀ ní ìjẹdẹdẹ ṣùgbọ́n wọ́n gbà padà nítorí pé orí rẹ̀ òyí òpó mẹ́ wọ́n lẹ́nà kẹtàngọ́ ọ sásùlẹ̀ yìí sáàrì ọwọ́ ajílẹ́yìn ìsinú eléyìí tí ó gbà padà ó sì láwẹ̀ tí a kọ́ fún jọ́nà nǹkan kan ìgbọ́n ìgbọ́n láti wá máa ma pàtàkì ìta ní dáwẹ̀ fọba dẹ́dà mùsùlùmí tó ti bàlágà torí ẹ̀ pé wọ́n káwẹ̀rẹ̀ ilẹ̀ ṣùgbọ́n mọ́ ta ń kọ́ yìí sáàmù ìlára lórí wọn ìṣàlá àmù ìlára lórí wọn àwọn bọ̀ wàlá àbúdà ní tàbí yìí ni látòrú láti gbọ́dọ̀ ṣe o sílẹ̀ ẹ̀kan wá ní látòrú tàti ṣàbánì àbí ọjọ́ kan bẹ̀lánìyàn ni kí wá lánìyàn àníyàn ìsìrè ọgbọ́dọ̀ sáájú sáájú kó tọ́jú pé sáájú rẹ̀ tẹ́kí ni o yọ́yọ́ ni ètí ìfìyà kò kíyà ọ̀dà ni àti láwọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sí Ramadan ṣùgbọ́n àbọ̀mọ́sẹ̀ tẹ̀bíyìnù ní yà tẹ̀bíyìnù ní pé ìsàlàyé pé mo ti dàníyàn tó ń gbáwẹ̀ tọba dẹ́dà apákan àfà ní tọba rí bẹ́ẹ̀ jọjúmọ́kọ̀ọ̀kan èyàn mọ̀ sí tẹ̀bíyìnù wọ́n ti gbóúnjẹ kalẹ̀ 535 ní eré àtiwá ó yóò fi sáàmì náà wípé àníyàn mìírì mo fẹ́ jẹsàárì láti fi gbààwẹ̀ fún ọba adẹ́dà tó jẹ́ àwẹ̀ kejì fún Ramadan 2023 kò ṣe gbọ́nà fẹ̀mùsọ́ yóò ní láàrin àbáwọn ọjọ́ kejì wọ́n lè jọ ojúmọ́ ní ọmọ àṣì báwọn tí ọba tí wọ́n ti bá ìfẹ́ jẹ́sàárì ọ̀láwẹ̀ wọ́n lórí àwọn iṣà ní oúnṣẹ́wà ni mọ́nà mú báyìí ti síyámà ìrẹ̀lẹ́yìn fọ́lá sọ́wọ́mọ́lá ẹni tí ó bá ti jẹ́ káàmì yóò jókòó sínú ọkàn sáájú kótó òdípẹ́mì ọmọ tọ́bírù ọyọ pẹ̀láwẹ̀ ẹnukun àbífì ìpọ̀ ṣùgbọ́n ìfẹsẹ̀mílẹ̀ mẹ́mẹ́ àwambọ̀ tẹ̀bíyìnrì ọjọ́ kan ọmọ wájọ́jọ́ kan wọ́n ní kílẹ̀ rí ní ìfẹ́ tún ní wọ́n ní torí pé ẹ̀rí táwọn ní táwọn fi sọ wípé ó dídí ààwẹ̀ kan ó dídí àníyàn kan ò lè gbé o náà ni pé ààrùn ọjọ́ kan kò lè bàjẹ́ nítorí pé ọjọ́ mi ìbàjẹ́ ọjọ́ ni ọ̀rọ̀ kejì ní wípé tẹ̀bíyùtù se Ramadan ti dé nítorí pé ìpìlẹ̀ lẹ́mí wa kò sí ó ń tọ̀hún tó jẹ́ pé nǹkan mí ń bẹ̀rẹ̀ mi rẹ̀ pé ọ̀dọ́ náà lòdó o agbàbí méje mẹ́ ó sì lórí ìjọ márùn ó di 12 nú pàárọ̀ padà ó ó ń ìmọ̀ tó lè gbàbí mẹ́ta wa téèyàn bá ti ní lẹ́gbẹ̀ẹ́ sí Ramadan tó rẹ̀yìn àmàbòrí wúwá jẹ́ ẹ̀sànú Ramadan ah àìǹtẹ́sẹ̀yàn ẹyọkan náà ti tó ìtí ti ń bẹ̀lẹ̀ mìíràn wáyé wípé ìdídí oṣù yìí àgbà tẹ́fọ́ bá dẹ́dà gẹ́gẹ́ bó sì pàwọ́ láfẹ́ rẹ̀ onídìí ká ma wá sọ ní òòrùn jẹmọ́ ọ̀pọ̀lọpọ̀ ma wá wò pé àti ìtòkìdá àwọn ọmọ sọ́bàntàwọn tẹ́ẹ̀rí pùrùkẹrẹ tá àti gbọ́nṣe láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta

o lè jẹ́ta rẹ̀ kọ́ ara mú fíjù díẹ̀ fíjù mìí náà ni bẹ́wàjú ẹ̀ ẹnìkan wá kọlù ẹ̀ ní bí 525 sọ́rọ̀kùn sí ẹbọ̀rọ̀ jẹ́lì ní ẹ orí àyà ewé láyé àgbẹ̀yìn dé gbogbo ọ̀rọ̀ yóò fi ẹ̀ sàlámà dáadáa oríwò <laughs> ó mú ẹ̀kọ́ sàrì ọwá di ojú mama eléyìn ọwá wájímà ẹnìkan wá ń pé ọ̀dà ní ìdílẹ̀dìyànbó àwọn àfáà ni ó ti tó lánìyàn ìgbéyàn ìjẹsàrí ó ti tó sójúbà ń jẹta òjúbà ń jẹ ni kí ní ọ̀mùrà lọ́lọ́ alàyé lákẹ̀ ní ìdí mẹ́ kọ sẹ́ni tí ń bẹ nínú wa tí ò ti dàníyàn báyìí àníyàn tí ń dà alẹ́ láti rọ́jáàbù láti

kẹ́nìkan wá bọ́ọ̀ta kọmọ sọ pé wọ́n ti sèfò dànù ebi pọn aláyé tó pọnà sàárè ìwọ náà wà níwájú ọlọ́jọ́gbà ìkìyàmọ̀ torí tó kórìíra ní tó bá jọ méjì rẹ̀ àti kẹ́ rẹ̀ kẹ́nìkan ma bá dáṣẹ́ ọlọ́nkórì rẹ̀ àṣà ọlọ́wà ní kí àfáwà nígbàtí ìbọ́lá ọmọ tí ó ṣe àwọn eléyìn gbogbo ọjọ́ ayé ẹwọ tọ́lọ́gbẹ̀ tó jẹ́ ọlọ́run ọ̀rọ̀ sẹ́gbẹ̀ lọ ọmọdé àfúrà lẹ́wọ́ ọlọ́run tẹ́sẹ̀ mọ̀ pé ẹ̀rọ ṣẹ́gbẹ́ lọ́wọ́ àti àjọ ilé tó kírù ẹjọ́kọ́ mọ́sù tàbí mú sọ gbé mọ́mbà rẹ̀ ilẹ̀ ìbẹ̀ríta ẹgbẹ́ ìkọ́lẹ̀ fọ́lọ̀ láyé ọlọ́kùnrin fúnlẹ̀ jẹ̀ náà ẹgbẹ́ ìbí wà ní jẹ̀mẹ́ ìbá rẹ̀ kí o ọlọ́run fúnlẹ̀ lọ́sọ́ mẹ́tẹ̀ mú tí wọ́n fi pọ̀ṣẹ̀ gan oúnjẹ òun ni àwọn ẹ̀dá kan bẹ̀ wọ́n rìn lórí ní ọ̀nà wọ́n fi ní fọ́ọ̀mù kan tó wọ́n mọ́wọ̀n sánà wọ́n ń ṣe dáadáa o àwọn mẹ́wọ̀n kó darú ẹ̀sí ẹlòmọ́dé máa fàbá mi owó tẹ̀yìn náà sẹ́rí you with uh, my little knowledge with my little knowledge tí mo kà ń pa Islam mo fẹ́ wọn kàn ń wò pé bọ́yẹ̀ náà lórí nǹkan ẹ̀sọ̀ sí mọ́kọ̀ dáadé ibi ẹ̀sìn ló ń kàrùkú tí máa sí báwọn ibi kí ni o ibi ẹ̀sìn àwọn mọ́ la ilaha illallah la àníyàn iná láti jọdá yìí ó ti clear lẹ́yìn rẹ̀ kí ni tó tó kù Ramadan ṣe pé ààwẹ̀ ọ̀ràn yẹn níyàn ṣùgbọ́n tàbí ti níyà nínú lẹ́yìn kìí ṣe dandan níbi ààwẹ̀ tí è bá ti sọ̀rọ̀ yẹn Ramadan in ti gbọ́dọ̀ fàájú gẹ́bà sí sọ́rọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n sọ wípé ẹyọ kan ti tó ti wáyé ní lọ̀rọ̀ kan wọlé jù ilẹ̀ ti ń sin lọ torí ẹ̀lẹ́ ẹlòmí ìtọ́sọ pé ẹ̀ láàwẹ̀ o àfi tí ẹ ń ṣe kíní ìdòójúmọ́ torí àwẹ̀ ọjọ́ kan ọ kò ní gbàdéke ìgbàtà àdáníyàn mọ́jẹ̀mọ́ kalù nǹkan ni aláyá tí a lè ìsáàni ma yùfàpírùhú ọbílà ìṣá ìníyà in tí èyẹ fi jáláwẹ̀ kí èyàn mọ́tí ìṣẹ́ èyàn jíláàrọ̀ èyẹ jẹun tó bá ti jẹun ó ti kọ́t ọkọ̀fà mú sí lè máa gbàwẹ̀ lọ́wọ́ eléyìn kìí ṣe dada kọ́bẹ̀rẹ̀ láti òun ó lè máa gbàwẹ̀ lọ kí lè rí wa jẹ́mù hadithi ummul mu'minin aisha radiyallahu ta'ala anha ardaha wọn sàṣílám wọlé ń jọ kan láti wọn lọ wọn wọn sọ fún ara lé wípé alẹ́ indakum min shay àwọn alẹ́nà nàbí kò sí nǹkan kan lè ọ̀sọ̀bẹ́ kò sí kan ó sọ̀rọ̀ ní fa inni idan sọ imon mo yí máa wẹ̀ wọ́n ma fi gbàwẹ̀ lọ́fọ́ bà dẹ́dà òun sì rẹ̀ kèé ṣe sáájú kálùfàjálù tó yọ nítorí pé eléyìí èsì àwẹ̀ kí ni o dandan masala bá jẹjáde kí ni masala náà wà hálì ìfàábù sàwábà yẹrù mi ń ká nìlé ṣe rẹ̀ tí rẹ̀ bá tẹ̀lẹ̀ sí sóbi ní ọjọ́ kan ìnìládáwẹ̀ tí ọ àbí láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí dáníyàn ìgbà nìkan ni wọ́n lè ládáa rẹ̀ lórí láti tó sọ odidi àwẹ̀ kan ọbẹ̀rẹ̀ tí odidi àwẹ̀ kan bẹ̀rẹ̀ tí fájúrù bá ti yọ ọparí sígbà tí oòrùn bá wọ̀ ẹnìkan ti dáníyàn ti ń bọ́lọ̀ ń bá èèyàn lè bẹ̀rẹ̀ lọ́sàn ìbẹ̀rẹ̀ ní ìjọkọ̀ sásọ̀ torí ayé àrí pé àmì bí ṣe bẹ́ẹ̀ pẹ̀lú mẹ́jẹ̀mí pọ́pọ́ bá ti ṣe nǹkan tí ó tú àwọ̀ kalẹ̀ kèjọun kò mú ṣùmọ́bìn ẹnìkan wá dá ní tí ni kí ó ta máa bára wá dásá ò rí nǹkan jẹ tọ́wọ́ rí ilé ìsùnmọ́nà ọlọ́run gbà wọlé ooo àdúgbò sáàdì jẹ́ ọjọ́ náà ni ọfẹ́ jẹun àwọn ẹbú olè gbà jílẹ̀ ọ̀nà tọ́lọ́n fi máa ń sọ ń kálukú mara rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ilẹ̀ àwọn afọ́ àpùtọ̀ wípé sáwọn èèyàn ó nìládá wọ́n ní gbò ìlú kan ni ìjọba ìlú rẹ̀ gbóòrò wípé ṣe fọ́wọ́ pàdé ọjọ́ mẹ́rin láti pọ̀jọ̀ ní wọ́n ṣe gbogbo mẹ́jọwọ̀ wọ́n ti wá láwọn kan lápẹẹrẹ ní ọlọ́pàá ní ọlọ́pàá kí nẹ́fẹ́ ọlọ́pàá àrùn ìran tí wọ́n bá ti kú 30 minutes àwọn ọlọ́pàá maka gbogbo street wọ́n ti yànra ti ṣọ́pù ẹwọ́ ìṣọ̀fà lókún sí ẹwọ́ ó sì nàbọ̀wọ́ ìṣọ̀rọ̀ rẹ̀ lọ àwọn tí wọ́n èyí ti máa tọ́bí ìwọ̀ fún ọ̀tí bá mú ọ wọ́n fi ọjọ́fin yọ kọ̀kọ́ jẹ ẹgbà 50 lẹ́yìngbà náà wọ́n fi bí ijọ́ mẹ́ta pa wọ́n máa sì wá sí fún sórí ẹ̀ ti sílẹ̀ kìí sílẹ̀ àwọn ti sílẹ̀ wọ́n bá yí àwọn èèyàn wọ́n fẹ́ lọ́rùn wọ́n fẹ́ lálùkẹ́ àmà ọ̀nbẹ̀ ni wọ́n rú òǹkó bá wọn ò sì sílẹ̀ mọ̀

pàfẹ́ ojú wà sánmà fọ́mọ̀ sí sánmà rẹ̀ tó wà ọ̀rẹ́ ọ̀rọ̀ ọmọ sí ńlá ó ẹ̀m àbí musaba ké kọlọ́n wọn gbà lọ́wọ́ mi ọlọ́n ni wọ́n gbà fíẹ́lẹ̀ ọlọ́n bá pàṣẹ fókè òkè bá dìde ní bá ń lọ sánmà bí pépà bí sí lọ sánmà ó sì tóbi ju gbogbo ìlú lọ òkè wọ́n ń rí láti sánmà ráyè wọ́n ń bọ̀ lẹ́dọ̀ọ́ àrẹ́bí musa wá máa sọ fún ọmọ pé máa dá òkè padà sí bí mọ̀ bàbára ní musulman tí wọ́n bá ti gbọ́ òfin ìlọ́wọ́ rẹ̀ ń dàpadà tí wọ́n ọ̀bá ti gbà iná ní ọkà ogun wọn wọ́n wá forí balẹ̀ wọ́n wá ń yí bí ó kéda ìpé ah, ọlọ́run tó há

àbíbí ìgbọ́ ọmọ ti lẹ́kì àwọn èèyàn kan bí ó bá ṣe ń kó lọ́dọ̀ ọkọ̀ ọmọ bọ́nù mi nítorí pé àwọn lẹ́ẹ̀rì lẹ́ni iwájú tẹ́jọ́bìlẹ̀ kìíyàmà jẹ̀mẹ́rà àwàbọ̀ ọlọ́run gbà níyàn lọ́wọ́ ẹ̀dá rẹ̀ tó jẹ́ pé ìkẹ̀kẹ̀kẹ̀ ló tí ń jẹ́ tó fi ah! Ìyá ọ̀dánà pọ̀pọ̀ lónìí 1140 sí wọ́n lè mẹ́kẹ̀ rẹ̀ ayìí ma náà ni <laughs> ẹni ṣe wà láàrin tí wọ́n bá ti wá sílẹ̀ ọ̀rọ̀ máa rọ́bí orí ọbẹ̀rẹ̀ àníyà wọ́n gbà ṣùgbọ́n tá a fẹ́ wípé ṣé láti gbà tó ti gbà níyàn o ni wọ́n ti bẹ̀rẹ̀ ládá kíkọ fún àbí odidi ọjọ́ wọn ó fún apákan àfáà ní odidi ọjọ́ wọn ó fún lè anna siyama yawmin la yataba'ad tí a ti sọ pé ààwẹ̀ ọjọ́ kan lélẹ́yìn kèébù jẹ ọjọ́ kan náà ni ó jẹ ọ̀rọ̀ kejì ní pé ló tọ́lọ ń bá bá lò pẹ̀lú kẹ́ ẹmọ́fì tí wò fi kún ẹmọ́fì kan wọ́n ní kí wò fi kún wọ́n sọ wá sí tẹ́yìn mọ́ kọ̀sánìyàn bẹ̀ kò lè dáadáa rẹ̀ wọ́n ní tẹ́yìn èdè fọ́ èdè ilẹ̀ mú ọtí ìgbàtọ̀ dáníyàn náà ìní ọmọ ní ládá masalabadi ẹnìkan gbáwẹ̀ fọ́lọ́ àwọn èèyàn à ah, jẹmọ́ ẹ̀dàkùn ká lè rí ojú rí ọlọ́run ẹjẹ́ ayọ̀ ìbínú kú òun tààfi máa bára wọn ájọmọ́ ni tọ́mọ̀ bí ánú ẹmọ́bìnú gbogbo ẹni tí nǹkan rẹ̀ ọbàdálẹ́ ọlọ́run gbogbo ẹ̀dà tí è bá gbórí ìdìní ronú gbogbo sí ní ọdá fọ́tọ̀ lọ́ọ́ bàjá fọ́ká yìí bóyá kí n tó sọ ajọba Ramadan báyìí ní máa ń sọ pé alẹ́ mo lè jáwẹ̀ bí fàyígbà tó yà mí yìí sì gbẹ ọkọ̀ padà jọ́kì tọ́wọ́ kí ìfúsọ̀rọ̀ pàjáwẹ̀ ní ọ káwà náà ọjọ́ kama bá ti máa bára wà lò fọ́ ọba sẹ́yàn bẹ́ẹ̀ tó kò lọ sí ọ̀ tí ò tó wá gbọ́ yóbẹ̀ ìwọ bẹ́ẹ̀ wà máa sọ́kọ́bọ̀ nǹkan méjì èébì ègìgé iná fún jẹ́ ìkàmẹ́ nínú ọgbẹ́ ìgbà ní ogbẹ́ àrùgbẹ́nà fẹ́ kọjá gbogbo dáńdọ́ mẹ́wọ́ Bíyàn bá gbọ́nà ọlọ́yẹ, ẹnu èyàn ó tóbi láti fi sẹ́pẹ̀ owó ìtí wá ní agbára ó ti wá fílò àwọn èèyàn wọ́n sá fàáfàáfàáfàá ọ̀rọ̀ olójútì olójútù nígbà tí wá bí inú sì máa ń bí ó wá fẹ́ búndá ìfẹ́ wọn ah, imam kí mọ́ bọ̀ fún ilẹ̀ o wọ́n lẹ́ ìbẹ̀ ṣe ń bá lẹ́ púpọ̀ ni ọ̀rọ̀ ìdìní gbà lọ́wọ́ àwọn èèyàn ní kí lọ́lọ́sì ó ní màá bí ibi kíṣẹ́ gbogbo yòókù wọ́n sì mọ́rọ̀ ẹni tí bó ṣe jẹ́ ní a bá pa ìmáàmù tí ní a bá ń bẹ̀. ìmáàmù náà sáà ń wó báyìí láwọn èèyàn fúnra ìmáàmù ìyẹn jẹ́ bá sọ̀rọ̀ ṣe bí ohun in tó gbóyè ní wípé ìmáàmù lọ sọ́ọ̀tì ìmáàmù náà sì sọ́ọ̀tì bọ̀tọ̀ náà sọ́ọ̀tì bọ́ọ̀ bá ṣe ráwẹ̀ àdíìsì lọ́pọ̀ bá ń kírun fáwọn èèyàn gbogbo bó ṣe kí dáadáa tó gbogbo lọ́rọ̀ tó ń gbà lùfẹ́ ọgbà ìmáàmù ó tó gbà lọ́rọ̀ tí yóò dúró ìmáàmù ó tó gbà pẹ́lú kan bá ti bọ́ sọ̀rọ̀ yìí máa mú tí lọ́mù náà sọ́tí kí ni yóò fọ́nà lọ́gbà ìkàmà pé ilé ìdíkẹfẹ́ èmì mú ajẹ́ sábàbí rẹ̀ ṣùgbọ́n bó ṣe yóò sínú àwọn èèyàn ní ìbẹ̀bá ẹgbà ẹgbà

mọ́sára wá dé irú ẹ̀ wá ṣẹlẹ̀ ní 6:30 ó kú bí 29 minutes tí kò rẹ̀ lọ ọwá jẹ́ àwẹ̀ nẹ́fìlà ìgbà aláwẹ̀ ẹjọ́ ìrọ́pò ọba mọ́sẹ́ ti ní wà lẹ́mọ̀lẹ́ jáwẹ̀ ní ó sì gbàwẹ̀ àwẹ̀ ti já aláwẹ̀ wá ẹni gbọ́lẹ́nu wàkílù mọ́dálàdé wọ́n sọ mọ́sílà kan jọkàn pé ẹ ń bá gbáwẹ̀ fọ́lọ́sọ́bá ní òun ọjà ó ti já náà ní o kí lọ wá fẹ́ onílẹ̀ èso ọ̀rọ̀ yànà ṣùgbọ́n ọdá ọlọ́run foríjìnì ní ìjábáwó bó tó ti bẹ̀rẹ̀ àníyàn òun ní ààwẹ̀ ṣùgbọ́n ní fún 29 minutes yàtọ̀ fún bẹ́m̀bí ọ̀rọ̀ yàn àti bí nẹ́fìlì nù níbi kéèyàn máa bí lóòdì ààrẹ náà bá kí n tó sọ àwọn bọ̀ ẹjẹ́ àmì ọmọ من عجز عن الصيام لمرض لا يرجى بره أو لكبر والكبر لا يرجى بره وإن هو الهرم أن تبع الله عليك تنوصل ìran ààrẹ ìwé ìdáwọ̀ pẹ̀lú ẹ̀ ìwé òláwẹ̀ ní ìtọ́ ọgbà padà lẹ́yìn Ramadan ọmọ bọ́ọ̀yàn ni ẹnìkan ni ẹ̀sìn pé ọmọ bọ́ọ̀yàn tọ́rọ ní láwùkárí lọ́nà ẹ̀ nígbà tí ọlọ́n ti fi lè àpàrẹ ṣe tí ò fi lè lágbára láti lè gbà àwẹ̀ kò ní tún sọ pé kọ́ máa mú nǹkan látẹ̀kọ̀ máa fi bọ́ láwẹ̀ ní tọ́gbàrà rẹ̀ ká Abdullahi Abbas onígbàtà yà ń sọ kalẹ̀ ó sì sẹ́kù sórí àgbàlagbà tí ò lè dágbàwẹ̀ ọmọ tí ó pín gbà tí ààyẹ̀ máa gbàwẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ tàkìyìrù lá ní ẹmbáyù ó gbogbo ọba ẹmà wà olùgbàwẹ̀ ẹmọ́wù olùgbàwẹ̀ tí ọba fẹ́ gbáwẹ̀ yọ ọbẹ̀ ẹ̀yẹ̀ dípò àìlúgbàwẹ̀ rẹ̀ nígbàtà àṣẹ tọ́kọ́kọ́ sọ̀kalẹ̀ sẹ́ gbogbo mùsùlùmí ọlọ́ọ̀kọ́ ìyàrọ̀ wọn bẹ́yìnà síyámi wọlé ìtààm àwọn ẹmọ ìgbàwẹ̀ rẹ̀ sẹ́rùn pé láwọn àsìkò yẹn aláìní òun ọmọ ìgbàwẹ̀ automatically àwọn tó bá lówó lọ àwọn ọmọ wò bí ẹ̀ méjì pé àbí ìfẹ́bí panú ni àbí ìbọ́ọ̀yàn ni bọ́ọ̀lù sọ́kọ́ kínú ah, ìmọ̀lọ́lọ́wọ́ bá wáwó ó nífẹ̀ẹ́ wáwó díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run wá parẹ́ àtolówó àtolòsì tọ́wọ̀ bá ti sàárẹ̀ pọ́ sàárẹ̀ gan ọwọ́ gbà padà lẹ́yìn ìgbà náà ẹ má gbàwẹ̀ ṣùgbọ́n ìdájọ́ ìwà padà sẹ́kù lórí àwọn àgbàlagbà tó jẹ́ pé ara tí wọn ò gbé láti lè gbàwẹ̀ wọ́n mọ̀ bọ́yàn gbogbo ẹni tó bá wá láàárẹ̀ àti ẹni tó ti darúgbó nǹkan nǹkan náà nìdájọ́ wọn tá a fẹ́ máa sọ yóò wal marid

tó kún lè jẹ́ wípé kọ̀ sáwẹ̀ ní ọ̀rọ̀ tí ẹn sáà ló ti bẹ́rẹ̀ sí àti ṣàbáyìn àwọn àfáà ni ẹwọ́ gílé yìí torí wípé ààwẹ̀ kèèdì rẹ̀ lọ́rùn wọn ó gàrí kó sí màbàyẹ yọ́ bó láyé tó bá ti àwọ́bọ̀ Ramadan gẹ́gẹ́ bí anasir maliki ṣe máa ń ṣe nígbà tàgbàdé yóò àkọ́ lẹ́yìn Ramadan tó bá lọ tán tó bá jẹ́ 29 tó bọ́ ìrìnà tàbí àwọn àfáà ní dáadáa náà ló sí kò sáàbùrú mẹ́ wà bọ́ wọn ní ìjókò ẹ̀kan bó wà ní bíbọ́ yìí in tó bá wù ní ó o ìmà kó sáàrì kápẹ́rọ ní ìmà kó méjì o ẹ̀sìn o sí in tí wọ́n sì fi kórìíra láti lo ìdájọ́ náà tọ́jọ́ ṣẹ̀ríà ni pé olówó fẹ́ fi hàn polówó lò onípò fẹ́ fi hàn yìí pé ń pò lò tí ṣẹ̀ríà bá sì dé àtẹ́rẹ́ àtàrà oko ni wọ́n wà lábẹ́ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọmọ gómìnà wa pààyàn àṣírí sí tù lórí ẹ̀gbogbo kàkàkà ìwádìí mú délẹ̀ nínú ṣẹ̀rí àsìlámù àwọn oní nǹkan ẹ̀yìnlẹ̀lẹ̀ jẹ́ kí wọ́n pàdé ní àbí ẹgbọ̀gọ́rùn-ún ràkúnmí wọ́n wá rí lọ́rùbọ́ ìpé à ọgọ́rùn ràkùnmí òsìsí ń tà wọn náà tí ń bọ́gbọ́ ràkùnmí ó sì gbá wọn náà wọ́n sọ ọgọ́rùn ràkùnmí fún 350 million lápẹẹrẹ àwọn ní ti ẹ̀wà owó tuntun ní àwọn ọgbọ́gọ́rùn ràkùnmí hmm. ẹn tó kú yìí yóò sì máa dùn jọ́gbẹ̀ alìkàmá tí ó jọ́gbẹ̀ alìkàmá ẹwọ́ ọmọ ọmọ ń ṣe irú ìlú ìwò ti wá kí ni sẹ̀rí àti sẹ́yí ní jọun ti jọun tó mọ́ká bá jí nǹkan àbúrò rẹ̀ jẹ́ tí wọ́n ń sá lọ bọ́ fún lálẹ̀ kò gbáwù in táwọn àbáragbàgbé àhán sẹ̀rí àdáwọ̀ ẹni tó gbóyìn pé in tó ṣe lọ́gbàun ayé ọ̀fẹ́ yàn in táyé fẹ́ ni wọ́n máa bá wọn wọ́n máa ta ẹ̀wọ̀n fún yàn àti sẹ́ẹ̀tì àwọn yàn ò sí wípé o ní ẹ̀wọ̀n tó ń ṣe lọ l'Amẹ́ríkà wọ́n dẹ̀ ti sọ pé kóhùn mú ẹlòmíwà tí ó wà bó ń parí ẹ̀wọ̀n yẹn òun sì máa fún ní $1,000 weekly ẹ̀wọ̀n ẹ jẹ́ 77 years orísìírísìí rẹ̀ yóò mọ̀ gbẹ̀mí ẹ̀rin sí láti ẹ̀kẹ́ pọ̀ náà wọ́n bá tákẹ́ ọmọ sí máa mọ̀ ní Amẹ́ríkà rẹ̀ tó ní ọmọdé ẹ̀mọ́ náà lọ́lọ́dún nígbàtẹ́ ìwọ̀n àtàgà kí ní tó tó wù kò sínú ṣẹ̀rí ọlọ́run ní paríparí àgbàlagbà tí ó jẹ́ bàbá wa a máa bá bọ́ aláwẹ̀ bẹ́yà sínú ní o ṣùgbọ́n wájúbà ọwọ́ akúnlójì àwọn pàkàsọ pé ìtà àmù ní kásí àwọn pàkàsọ pé tàbí ní ikú ó sì dáàsì náà kẹ̀kẹ̀rẹ́ ní já sí kí ni ìtà àmù àwàlágbòǹdẹ fún ó sì gbọ́dọ̀ complete bákanáà kalọ̀ mú lọ mọ́n fàtọ́rọ̀ sọ ìmọ̀ fọ́nà dìtà bí ọ̀yọ́ kèése àǹfóòyàn ní ọ̀sán kan o dàbínú ẹ ń bá sí aláwẹ̀ lẹ́nu tó e yó ìgbà tí ó máa ní dàbínú nígbàtọ́lẹ́pọ́lọ́ orí pé tí mo nílé rẹ̀ tẹ́mi náà bá sí mú méjì tí mo fún wọn kan tẹ́mi náà bá jẹ́kẹ̀ kò sí tẹ́mi náà tó lọ jẹ́ nlé ọ wà níládẹ́ tó fúnyàn lódìdí kí ni o ṣùgbọ́n owó rẹ̀ lápò rẹ̀ ìkàndìkàndì lábàbà lábàbà fúnmílẹ̀ ìlú ọ̀rẹ́ mẹ́ra ìgbé ìrẹ́ dì oníbèjì méje aláàrẹ mọ̀máwẹ̀ méje mẹ́ ẹ̀lẹ́ fúnmílẹ̀ ìlú ẹ̀fúnmílọ́sà bí mẹ́wàá mẹ́wàá kìí tí ìwọ 500 mẹ́ra òkè ìlú wá ní oní 200 mẹ́ra alhamdulillah òtó ká ọ̀káwẹ̀ mẹ́wàá mẹ́wàá so sẹ́yìn ní suit ara wọn aláwẹ̀ náà tí ó láì suit nǹkan كما بين العلامة ابن تيمية رحمه الله تعالى فابن تيمية صرف قوله مسألة، أنا كل حال àwa fẹ́ ma bá bàbá wa bọ́yàn ìmà kamú sáàrì ìmà kamú kẹni o tààbà sí sẹ́mù Ramadan alẹ́mọ́yìn Ramadan ìjókòó ẹ̀kanáà ni alẹ́bọ́gbọ́mọlẹ́ ẹ̀kanáà ṣùgbọ́n apá kan ni oúnjẹ ta ní kọ́ kọ̀m̀plìtì àwọn ọ̀faramáyàn tẹ̀mùlífù ni ẹ ṣe ẹ̀ lè mara ọdún alára kí ni tẹ̀mùlífù ẹgbí oúnjẹ ń fún kọjẹ́kò ní ó ṣe nǹkan kẹrẹ ni wọ́n ṣe gínú ní ẹ̀sọ́ ìkìláàbù wà rọrọ̀ fà lórí kọjúrùn kàtà fẹ́ fi ilẹ̀ alákùnlé hàn àwàtà bá fẹ́ bọ́yàn tó tọ́ fún àwẹ̀ ni tára rẹ̀ ọ̀yà tó dé èèyàn wa tí è sí ìsáàrẹ̀ tààrànàkà pé yọ́ lọ́mọ́ àbí ẹni tó ti dàgbà tó jẹ́ nǹkan àkọ́kọ́ kullu khusumatin dakhala al-hasad ìjàtọ̀kọ́ ti wà láàrin méjì tí kèé tábẹ́ wọ́ àwọn ọ̀pọ̀lọpàá ní àjúwò sí ewu lẹ́jọ́ ìjà alára ọ̀tàbọ̀rọ̀ tí kèé tábẹ́ wọ́ wọ́n èrí gbogbo ààrẹ tí bá ti ń ṣe èyàn tí gbogbo èwọ̀ mọ́ lọ wọ́n èrí ìwò mọ̀ tó rọ gbogbo odidi ààrẹ kan ìjà tí kéta bá ti wọ̀ ogbó tó bá ti wọ ààrẹ wọ́n èrí mọ̀ ẹlẹ́kẹta àwọn mímọ̀ bí ẹ ṣe tí ẹ jí ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀sì láwọn kọ̀kọ́ náà ogbó ò lè change ma padà ẹjọ́ ìṣẹ́lẹ̀ kẹta náà wà kúlù fakúrí dákọ́là wuli kásálù gbogbo òsì ti bá ń tààyàn tí ó rò gbogbo wọ̀ mọ́yàn lọ kò lè dolówó fakúlù fakúrí dákọ́là wuli kásálù àwọn bá ń sọ wípé alifakun mẹ́ta bí ayé kéyàn ọ̀bá rẹ̀ lọ́lọ́sì kèésàlébù kéyàn òjò lọ́sì kèésàlébù alìtì islamu làwú wà láàáyé kéyàn wá káwọ́ pẹ́yìn pé ó sì báyìí pé a ń kọ́ fòrẹ́ dà òsì olóòrè ti sí eh, mi lọ́wọ́ máa wà láti ọlọ́njọjá rí fún wájú gbogbo àtàbá àgbàlagbà kágbìyànjú ká sí bẹ́ bí i dùn láìlú wájú ó túbà ọmọ àti bẹ̀rẹ̀ 1 ọpẹta 110 a sì máa parí ẹ̀mí ọtàtò 1 akọtàtò 2 nínú gbogbo rẹ̀ bí 35-40 minutes 45 ọpẹtìmọ̀ ọlọ́njọjá bàdá à ń gbogbo kọ́ máa pín wa máa náà rẹ̀ ọlọ́njọ́ sí bẹ́ẹ̀ níbi rẹ̀ inú oṣù yóò ṣẹ̀rẹ́sẹ̀ labọ́ sí tí ànìyàn sọ fún wa pé gbogbo òru gbogbo òru ìlọ́lọ́run láwọn tí ó máa bọ́kùn ní lọ́rùn wọn ó ti bọ́ àkàrà lóru àná lóru jẹta lóru àná orú tòní náà ti bọ́ àkà owó àná yóò ṣe mẹ́rin nínú nínú nínú tí wọ́n mọ̀dán yóò parí à ọlọ́ndakùn jẹ́ wọ́n gbọ́ okùn ní lọ́rùn ti àná o tí ó nílé ní ọ̀nà kò sọ́nà bẹ́rẹ̀ mẹ́kan tí ó lè alìjẹ̀nà so láti ń bẹ̀ ọgbọ́ okun nígbàtàbí sọ pé òtàkọ́wù náà lò wí ẹni ọba bọ́kùn tẹ̀tẹ̀kún lọ́rọ̀ ẹ̀ pé ààlọ́ bí wọ́n máa lọ báyìí ọlọ́dàkùn Ramadan ta wà yìí bọ́kùn náà kú lọ́rọ̀ wà ó àti wá bẹ̀rẹ̀ náà nù ààrí nǹkan kẹta pàfẹ́ fi gbà náà tóòtọ́ ṣùgbọ́n ọba dẹ́dẹ̀ ọba àánú ni tí ẹlẹ́lámlánà fúnra rẹ̀ ogun ní sáàfún tí bá ti ń bọ̀ ní ó gbé sáàfún rẹ̀ lọ òótọ́ sí ni ìkí ọlọ́mẹ́ fi ń sọ̀rọ̀ jọna Ramadan ní sáàfún ó ní ìsáàfún bó ti rí ní orí wà lé ní sáàfún ní àjápa ní o àpájẹ ní o àtìkíníkà ní o ewé bí ọlọ́bọ̀ọ̀rọ̀ ní o ilé òkìníkà ní o ní ìkẹ́kọ̀ọ́ ó dènú ọba mú ọlọ́dàkùn sí ajẹjẹ o sí ajẹjẹ o ilé àlàpàlà gbélé mi jẹ́ àti bẹ̀bọ̀ sí alìjẹ̀mìnà gráfíkà sí rẹ̀ ní ẹ̀bá tó wá kílé bí á sì bọ̀ náà ná ìǹkẹsẹ̀ náà tó bá tó wá ti ilé àlàpàbọ̀ náà ná ẹgbẹ̀rún tó ṣe ọlọ́run gbà lẹ́wọ́ bí hákìlá haúrọ̀ wà نسأله سبحانه وتعالى يوفقنا بقيامه وصيامه الغوي يرضي عنا أحمده وأمجده وأعظمه وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد أمة الإسلام تعبرنا الله سبحانه وتعالى بأنواع مختلفة متنوعة من العبادات ليكفر بهن سيئاتنا وليقربنا إليه سبحانه وتسامى أمة الإسلام تعبرنا الرحمن بصيام شهر رمضان هكذا كتب الصيام على الأمم السابقة ما من أمة إلا وقد كتب الله عليها الصيام لذلك بين لنا رسول الله صلى الله عليه وسلم أحكام صيامنا وشرايا الله سبحانه وتعالى في هذا الصيام أمة الإسلام كل من يسوم لله سبحانه وتعالى لا بد أن يكون مسلما مكلفا عاقلا فإن الصوم لا يصح من جنود ولا من صغير لأن هؤلاء ليسوا أهلا للنية لذلك قال على العلم بأن من تسحر ثم بعد طلوع الفجر جن عليه وما أفاق إلا بعد أذان صلاة المغرب فإنه ليس أهلا للصوم لكن ما عليه القضاء لأنه غير مخاطب بوجوب الصيام في ذلك الوقت أما من تسحر قبل طلوع الفجر ثم بلغ الفجر أبني عليه وما زال في غيبوبته حتى غربت الشمس فإن هذا ليس عليه شيء وإنما عليه القضاء فقط لأنه سيقضي يومه هذا لأن عقلهما والجزء الثالث أو الصنف الثالث من ليس بمجنون ولا مغمى عليه لكنه تسهر وبعد أن تسحر نام ولم يستيقظ إلا بعد صلاة المغرب فإن هذا لو صوم وصومه صحيح وليس عليه شيء أمة الإسلام لنعلم قدر النية قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية لذلك جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرواح أخذه المام أحمد والترمذي والدار حكمي وغير من أهل الحديث عليه الصلاة والسلام قال من لم يبيت الصيام من الليل فلا صوم له لا بد من تبييت النية وهذا قبل طلوع الفجر اختلف العلم في هذه المسألة التبييت من أول يوم من شهر رمضان فيكفينا هذا التبييت لجميع أيام رمضان لأنها عبادة واحدة وهذا القول به أدين ربي لأني أراه أقرب إلى الصواب قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية وإنما لكل امرئ ما نوى بارك الله لكم في القرآن والسنة ونفع الله وإياكم في من تكراتين أدروا ما تسمعون أستغفر الله لديما لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله لتنظر نفس ما قدمت لبنه واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام من كان يعاني من مرض لا فرؤه أو كبر سنه حتى أصابه الهرم فصار هرما فإن الهرم نوع من المرض لا يرجى برؤه فهؤلاء يطعمون عن كل يوم مسكينا اقتضى من عند هذا الإطعام ذهب بعض إلى الإطعام وذهب بعض إلى التمليك فأيهما فعل, فعل الإنسان أجزاءه أمة الإسلام تبيوت النية هذا في صوم فرض أما في صوم النفل بل الإنسان له أن يوشي من يده من حين أراد ذلك جاء هذا من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضاها النبي صلى الله عليه وسلم دخل على أهل بيته يوما فقال علي لكم من شيء قالوا لا قال فإني إذا صائم لكن اختلف العلم هل يثاب من أنشأ نية أصلا في في نهار يومه هل يثاب ثواب يوم كامل أو يثاب ثواب صوم كامل قال بدل نعم فإن رحمة الله وسط كل شيء وذهب بعضهم إلى أنه لا يثاب إلا من حين نيته وبهذا أدين ربي لأني أراه أقرب إلى الصواب أمة الإسلام وهكذا وهكذا بين العلم هذه الأحكام نتيجة الاستقراء ونتائج الأفكار مما أفكار مما قرؤوه وفهموه من كلام سائد النبوة إن شاء الله تعالى إن كانت بقية نستمر في أحكام صيامنا في الخطرة القادمة بأول من الرحمن إن كان في العمر بقية نسأل الله الرحمن أن يجن وإياكم ممن يستمعون قولا فيتبعون أحسنا اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أعداك داء الدين اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمن في كل مكان وانصر المجاهد في سبيلك حقا في سائر أوطان اللهم ربنا ارحم ضعفنا اللهم ربنا ارحم ضعفنا اللهم ارحم ضعفنا واشف مرضانا وارحم موتانا واشف مرضانا وارحم موتانا اللهم ربنا عصنا قدنا في الامور كلها وعجلنا من خزي الدنيا ومن عذاب الاخره الحمد لله الذي بلغنا رمضان نسالك يا ربنا ان توفقنا فيه بصيامه وقيامه على نحو يرضيك عنا وأن يجعلنا من أتقيت من النيران وأن من المقبولين في الدارين وأنت على ذلك قدير وبالجبة التدير أمتنا ولم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر فدأتي بنفسي وصل من الملكات وصلخ بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائد في مقلة السيئة ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم نبي الرحمة نبي التوبة اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا